náà ló ń mìíràn tí sọ́jà kan ṣe gbogbo ilẹ̀ mọ̀ àwọn sọ́jà. ẹ ẹ aláyé mi tí ẹ jìjà sì fọ̀rọ̀ àwọn sọ́jà alẹ̀ tẹ̀rẹ̀kẹ́ ń kọ́ tó ń bá bọ̀ ǹjọ́ òní. a ah, a ah, a ah, àyẹ̀kẹ́ ní sọ́ọ̀bù. ẹ àmọ́ jàsà sí rẹ̀ ó mú wa. sí i retí gbàsà sí rẹ̀ retí gbògede mọ́gbọ́n ajigidẹ́rù gbàgbénu àyẹ̀kẹ́ irọ́ lọ́pàá o. irọ́ ìrọlọpá ọpẹ gbé ń pa tí n sún sẹ́yìn díẹ̀ mú nílẹ̀ rẹ̀kẹ́ bá ní èmi ni ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù ọ̀fẹ́ǹtì rédíò nàìjíríà ti rè OGBC AIT rè pàwà ọ̀rẹ́ mi ní gbẹ̀ngà adébóyè ọ̀rẹ́ táíwò akínsọlá hmm. àwa nìmùlẹ̀ o ópa hmm. àti gòkè babaọlá ní ìbàbáọlá ìyàn iye ni àwọn ẹni à ń bà ná abeg broda we no understand your language o we dey come from anambra and na lagos we dey go ẹ̀rẹ̀kẹ́ ní okay don't worry i am the mc here come and sit down so that when I finish my MC, I take you to Lagos. That's my maxima. Hmm. What do you want to drink? I sorry, Oga, thank you. Let's get going. We, we no want to keep late. Because we no really sabi the address where we dey go find our brother. Inú ẹ̀rẹ̀kẹ́ dùn pé à. Jéjé sì lára bí. Hmm, tí ẹ̀ mọ ibi tí ń lọ. Hmm. Ẹ̀rẹ̀kẹ́ ní òkè ẹ̀ eh, let us run away from this place, ah. this party. Ìkànnì à, they no pay you. Ẹ̀rẹ̀kẹ́ ní leave dem jàre we go dey settle am dem never balance me and e dey inside my receipt anybody wey never balance me mm. e never call me <laughs> i charge dem uh, eh, uh, eh, they, eh, they just pay me two thirty-five out of the two fifty thousand ah, ah. Ah, Money ní mo sọ pé Sani Ade gan-an kò fi two fifty bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ tí wọ́n tún ní irinṣẹ́ lọ́ba mm-hmm. kó àwọn mẹ́rẹ̀ẹ̀rin ìkan wájú mẹ́ta lẹ́yìn mo ní wọ́n ní báyìí kẹ́sì dé tó géètì níyàlé ìyàwó ilé ẹ̀ gangan hmm. bàbá àsùpọ̀ bàbá àsùpọ̀ ẹ̀rẹ̀gẹ́ gbé tí sẹ́gbẹ̀ ó sì bẹ́ẹ̀ ni kó ń ọ̀gbọ́n wọ́n ní ló tún rí bọ̀dẹ́ ẹ̀ tìmọ́ tìmọ́ èmi ọ̀dọ́ èmi ẹ̀gbọ́n ẹni ọ̀dọ̀ ah. ẹni mọ mi bọ̀dọ̀ àtúlé sà tìmọ́ tìmọ́ àṣàgbàgà o òkè bàbá síìkì o kò tó dáhùn ọ̀dà o tìmọ́ bàbá síìkì o. yes <laughs> wọ́n fẹ́ bẹ́ẹ̀. bí wọ́n ṣe wá ń lọ o hmm. làwọn yẹn ní ọ̀gá you handsome o ah. <laughs> ẹni ìyá ọjà ìgbọ́n bọ̀rọ̀ handsome hmm. man hmm. you no get Michael Jackson ah. thriller of bad kíákíá ẹ̀rẹ̀kẹ́ ti fi sí ah. ìyẹn jó lọ o ẹ̀rẹ̀kẹ́ náà bá ń béèrè <clears throat> wetin be your name o hmm. I am Nkechi. Nkechi ọbọ. ìkejì náà I am Chinyere ìkẹta náà call me Obioma. Hey ìkẹrin náà i be blessing ooo ẹ̀rẹ̀kẹ́ ní well e be like say i like blessing ah <laughs> no if you wan marry or befriend anyone hmm. we be four jolly friends ah. na all of us you go ah eh na together o because if three of us go home hmm. our brother go vex say wey the fourth person yeah. ẹ̀rẹ̀kẹ́ ní so you mean say na four of you dey go with me for room and na the whole four i go i go i go yes na uh -uh, you no get the power take two chewing gum uh, one treble ah. plus two shots of campari uh, you go finish fifty women. kẹ́ni ẹ̀ ẹ́ orí mi mọ̀mọ́ dúpẹ́ lọ́rẹ̀ wá dáa kọ́ abájọ gbẹ̀ngà adébóyè hmm? gbẹ̀ngà adébóyè ẹ eh. ò sọ̀nìyàn lásán ó wí kí mi bọ orí mi. Ah, pé ayọ̀ àti ìdùnnú kan mi bọ̀ lọ́nà ah. àbájọ àdúpẹ́ ah. <laughs> o ẹ ti ń gbọ́ bẹbẹ là ń ṣe hmm. ẹ ti ń gbọ́ lábẹ́ aṣọ ìṣẹ̀lẹ̀ ńlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm, hmm. èyí tá a mú wáyé tún lágbára díẹ̀ o lẹ́ka ó sẹ́lẹ̀ ń kẹ́jọ yìí náà ni ọdún àwọn ọ̀tí máa ń lọ bí ogójì ọdún ó lé mẹ́fà báyìí. Hmm. Kàrímù Àjàní ló kọ ọkùnrin ọ̀hún eh, jẹ́ wa ìyá rẹ bí hmm. ọmọ náà ké wẹ́ẹ́ wẹ́ẹ́ wẹ́ẹ́ gbogbo ayé ń pariwo pé ọ̀ká àbọ̀ àlejò ayé. jẹ́ a parí ọ̀rọ̀ ẹ̀rẹ̀kẹ́ yìí. <clears throat> nda hmm. wọ́n ní bí music ṣe ń lọ o. Eh, bó ṣe ń lọ. ìkan tún ní ọ̀gá you no get crazy music dọ̀bọ̀ ẹ̀ fún yẹn tẹ́lẹ̀ ló tún gbé sí crazy music. Crazy music for crazy people. Crazy people. Ẹni bọ̀ lẹ́ẹ̀kan náà nìkan bá tú báàgì pìrí. Kí ni wá? Ọyọ hot drink. Ah. Kónkóló irú taláròyè máa. Ní máa sàṣọ fún Sungbalaja. Àtúnjẹ́ ó pé. Ọyọ onígò kékèké ọyọ mẹ́rin ah. lọ́ba ha fáwọn mẹ́rẹ̀ẹ̀rin. Ah. Ní àdá ya ní aṣọ́gun látojú wíńdò. Nìkan náà bá gbé pépà kan jáde lókè àtàǹgbàgbò bọ. ẹ kí ni fi. ló tún sáà fòyà round everybody. <laughs> wọ́n ní ẹ̀rẹ̀kẹ́ rò pé for the first time láyé mi mo rí wọn jẹ cocaine. ààrẹ yan ọkùnrin tẹ láìkì láti máa kóbìnrin ká ń tọ́gba maxima nídìí ẹ̀rẹ̀kẹ́ là ń sọ fún yín. ẹnu wé wọ́n yín lára bá fún ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù kò lè síjú wò wọ́n kò kó béèrè question. kò tó bẹ́ẹ̀ mọ́. <laughs> lọ́ba tẹ mìíràn ọkọ ẹ̀ by style lórí àwọn irin tútù. irin tútù. wọ́n ti pín sọ́wọ́. wọ́n fi scarf bò mọ́ ìtàn. ìbọn ni kò dáa. gbajinatu. ó tutù níní. ẹ lẹ ẹ bá ń gbọ̀n ní bá ní olúwa ní olúwa lónìí olùsọ àgùntàn èmi kì í ó ti aláìní ó ń lọ ọ̀nà oko àbí kí ló tún kàn gan ọmú mi ọmú ńlá ah. <laughs> ànábì wa irọ́ ọkàn mi lára ni rárá ẹ lára ó oh god mọ̀rìn ah, oh láàrin àfonífojì òkú olódùmarè blessing mr timo wetin dey make you shake abi you get fever. ah tó ní kọjá fever. ẹ̀ẹ̀kan <laughs> eh, ní eh, eh, no uh, i wan ask um, um, nkechini wetin you dey talk to yourself ah we hear say you yoruba you get juju and ogede <laughs> say na ogede you dey say uh, or ofo or you dey recite ofo ẹrẹkẹni nkpọfọ mọ táàmù yẹn kálukú ti gbé mẹ e lọwọ tiyẹrẹ ni then wetin dey make you shake ẹkẹ no ẹ ẹ ẹ ẹ ẹ Olódùmarè rí mi we no hear ngbà tí i i say i beg i beg now for what uh, i just want to know the area you dey go for Lagos make i help you Nkechini the help you you wan help us e go pass this one wey God do for us. ẹ̀rẹ̀kẹ́ni ẹ̀ ẹ̀ mami. ah o pe mami. <laughs> mami. ah mami. which one ma the car now abi eleyi n ṣe re ah. obioma ni we no go anywhere for lagos o na this road we dey operate look my face well well i be obioma okoroncha the female killer and original mad woman eh boy open party kankan kó lè mọ̀ pé ó mi nẹ see me you cry o you no cry o oh. you fine o oh. you no fine o oh. you kpogede o you no kpogede o you kpafa o you no kpafa o you pray o you no pray o you shake o you no shake o this maxima car na our own. ẹ̀rẹ̀kẹ́ni <laughs> eh? which one come become ah. which one be my own na the only bullet wey dey air be my own. ẹ̀rẹ̀kẹ́ni please uh, my lover uh, sorry my sister abijare my, my, my mami. Nkechini, bring the key and go down. You never see your mama. abeg run o make i no waste my bullet o we still need about four car four more car o mama kọ grandmama ni ẹkẹni ẹ <laughs> eh, eh. the time is eighteen minutes to ten ah. help me reach oderema toll gate ogemani ah. you go pay us ẹkẹni eh? <laughs> yes one thousand dey here nkechi ni eh. Collect the wristwatch ah. wey dey take sabi time and the money wey dey take boost for hotel. timo find my abeg run make i no waste my bullet o oh. lọba yìnbọn kè tako ah, tako ẹ̀kan ní à ìbọn bá mi o oh. ah. ẹni ìbọn bá mi. <laughs>